أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك آه، فون سبحانه وتعالى a sì tọrọ alékún kí àti gí ọlọ́wọ́ bá fójíṣẹ́ ńlá annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sahaba rẹ̀ àwọn olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà òdodo olùpẹ̀pẹ̀ sí islam àtàwọn tó islam náà lódodo títí tí ayé òní fi jẹ́ ayé má a tẹ̀síwájú níbi àwọn àlàyé wa tí a fi ń sàlàyé bẹ́ẹ̀ sì ni a fi ń tẹ̀mẹ́lẹ̀ sí kí ni a ń pè ní islam gẹngẹn inṣá allahu ta'ala in ta ma gbéyàwó lọ́lì níbi ìjókòó yìí òun náà ni kí ni ìtumọ̀ al-islam kí ni ìtumọ̀ al-islam orísìírísìí àwọn nǹkan lèyàn ó ti gbọ́ nípa pé kí ni jẹ́ islam orísìírísìí àwọn nǹkan làwọn èyàn ó ti sọ fún yàn nípa pé kí ni jẹ́ al orísìírísìí nǹkan làwọn èyàn sì ń sọ nípa pé kí ni jẹ́ islam but kí ní jẹ́ islam gangan lódodo gẹ́gẹ́ bó ti ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí òjíṣẹ́ Ọlọ́run Ọba tó sì ṣàlàyé rẹ̀ ní ìwòye sí eléyìí àkọ́kọ́ wòye sí pé in tá kọ́kọ́ sàkíyèsí òun náà ni pé gbólóhùn islam islam a rí pé kìí ṣe ọ̀rọ̀ Yorùbá so ọ̀rọ̀ Lárúbáwá ni èyí tó sì nítumọ̀ nínú èdè Lárúbáwá gangan fúnra rẹ̀ náà ni so tó bá ní kí ni islam islam àwọn ẹlòmí ma ń sọ pé ìtumọ̀ islam ni àlàáfíà pé islam islam means peace peace ni islam túmọ̀ eléyìí o kò bá mu tó bẹ́ẹ̀ sì ni kò gúnrégé bẹ́ẹ̀ sì ni kò tí ẹ̀ correct nípa pé kíyàn sọ pé ìtumọ̀ islam ni peace àbí pé ìtumọ̀ islam ni àlàáfíà àbí gbogbo àwọn nǹkan tó jọ mọ́ báyìí lára àwọn nǹkan tí yóò fi kọ́kọ́ mọ̀ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yóò bá mọ̀ òun ni pé tí èyàn bá fẹ́ kíyàn gbogbo wa náà lámọ́ kíkí tá ma fi ń kíra wa nínú Islam òun náà ni pé assalamu alaikum ìtumọ̀ yìí ni pé àlàáfíà so àlàáfíà no ẹ̀sìn Islam kílòkọ rẹ̀ tàbá ní assalamu alaikum àlàáfíà kó ma báyín ìtumọ̀ assalamu kílítà ma sọ pé al-islamu alaikum tó wáyé pé ìtumọ̀ ìsìláàmù náà ni àlàáfíà so eléyìí ò rí bẹ́ ìsìláàmù àti sàlámù méjèèjì nínú èdè lárúbáwá wọ́n ní ìpìlẹ̀ kankan náà ṣùgbọ́n ìtumọ̀ wọn sọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ìsìláàmù ọ̀tọ̀ ni sàlám ọ̀tọ̀ ni ìsìláàmù ọ̀tọ̀ ni sàlám so tán bá ní islam ìtumọ̀ rẹ̀ ni aslama aslama ìtumọ̀ aslama ni pé kíyàn ju pájú sẹ́ẹ̀lẹ̀ kíyàn ju pájú sẹ́ẹ̀lẹ̀ kíyàn kóra rẹ̀ lẹ̀ kíyàn submit in tán pè ní aslama nìyẹn aslama yuslimu islama islamu wá ní ìjú pájú sẹ́ẹ̀lẹ̀ ìsubmit ìgbéra rẹ̀ kalẹ̀ ìtẹríba gbogbo àwọn nǹkan yìí ni ìtumọ̀ ìsìláàmù lédè lárúbáwá ìsìláàmù kọ́ ni pé ìtumọ̀ ìsìláàmù ni peace eléyìí correcto eléyìí correcto kò túmọ̀ pé ìsìláàmù kò preach peace fẹ́ni tó tọ́ sí peace no kò túmọ̀ bẹ́ẹ̀ bọ̀ kíyàn fún nǹkan ní túmọ̀ tí èsẹ tí ẹ̀ eléyìí kò sẹ́ni tí ó gbà wọlé kò sẹ́ni tí ó gbà wọlé ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń tajà náà ni tó wá mọ̀ túnmọ̀ tó ń tà tá a fún ní túnmọ̀ mí yóò dìde yóò takò pé no nǹkan tí ń tà tóòtọ́ ó lè máa túnmọ̀ ó lè mú kìíní ìwà ṣùgbọ́n kìí ṣe ìtúnmọ̀ rẹ̀ ní o so tí a bá sì ti ń gbé àwọn ìtúnmọ̀ tó yàtọ̀ sí ìtúnmọ̀ ọ̀rọ̀ tí a bá ti ń gbé fún yóò mọ̀ dá oríṣiríṣi àwọn nǹkan lẹ̀ so kò túnmọ̀ pé Islam ò fẹ́ àlàáfíà fẹ́ni tí àlàáfíà tọ́ sí o so kíkí wa kíkí pé assalamu alaikum ni ṣùgbọ́n pé kí ní ìtumọ̀ islamu gangan fúnra rẹ̀ ẹ́rí pé tó wáyé pé èyàn fẹ́ èyàn fẹ́ èyàn ń tako àláfíà gangan fúnra rẹ̀ ni kò yẹ ká tú assalamu alaikum kò yẹ kí èyàn tú but ìyẹn gangan ló túmọ̀ àláfíà salamu na ń pè ní àláfíà islamu ọ̀tọ̀ salamu ọ̀tọ̀ islamu ọ̀tọ̀ ibi tí méjèèjì ti jẹyọ ibi méjèèjì tí méjèèjì ti wá nǹkan kan náà ni ọ̀rọ̀ ibi ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn nǹkan kan náà ni ṣùgbọ́n bọ́n sí ń lò wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́n sí ń lò wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni so eléyìí ni ìtumọ̀ ìsìláàmù gangan ní èdè Lárúbáwá so nínú a ẹ̀sìn ìsìláàmù gangan kí wá ní ìtumọ̀ gbólóhùn yìí so kí ni ìtumọ̀ gbólóhùn yìí ìtumọ̀ gbólóhùn yìí òun náà ni pé alistislamu lillahi bi tawhid walinqiyadu lahu bi ta'a walkhulusu min ash-shirki wa ahli in ti musolide lalawa ìtumọ̀ rẹ̀ ni pé alistislamu lillahi bi tawhid kíyàn ju pájú sẹ lẹ̀ fún ọlọ́run ọba bí tawhid pẹ̀lú ìmú ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo níbi ìjọsìn èyàn ó sẹ lẹ̀ fún ọlọ́run ọba níbi pé èyàn ó mọ́ lọ́wọ́ ọba lẹ́yọ̀ kan ṣoṣo níbi ìjọsìn tán pè ní islam ni wal-inqiyadu lahu bit-ta'a èyí wà tẹríba fọ́lọ́wọ́ ọba níbi ìtẹ̀lé wal-khulusu mina shirki wa ahli èyí ó tún wá bọ́pá bọ́sẹ̀ kó ń bí ẹbọ àtàwọn asẹ́bọ ṣe rí ìtumọ̀ islam ni ní ṣókí ìtẹríba fún ìmọ́lọ́wọ́ ọba lẹ́yọ̀ kan ṣoṣo ìtẹríba fún ìtẹ̀lé tọ́lọ́wọ́ ọba àti ìfẹ́bọ́ọ́lẹ̀ àtàwọn ẹlẹ́bọ̀ọ́ ìtumọ̀ ìsìláàmù lélé yóò ìtumọ̀ ìsìláàmù ohun lélé tíyàn bá ti wá mẹ́lẹ̀ ìbáyìí ní pé ẹ̀sìn ìsìláàmù ni ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fún Ọlọ́run Ọba ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fún Ọlọ́run Ọba mo sì tán láti pé yín mọ Ọlọ́run Ọba lẹ́yọ̀ kan ṣoṣo nínú ìjọsìn ìyìn ní máa pè kankan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba ìyìn ní máa pọ́lọ́run Ọba ìtumọ̀ pọ́lọ́wọ́ bá náà kí túnmọ̀ pé Jilani gbogbo nǹkan míì táwọn èèyàn bá ti ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́wọ́ bá ìyìn tó pè má ìtumọ̀ Islamu ni ọ ìtumọ̀ Islamu ni ẹ gbogbo nǹkan táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́wọ́ bá èmi sì tán láti fílẹ̀ Ọlọ́run bá nìkan ní màá jọ́sìn fún àṣẹ tọ́lọ́run bá bá sì ti pa mí láṣẹ yìí mà tẹ̀lé ìtumọ̀ Islamu ni ìtàn pè ní Islamu ni so bóòlù yẹn sí ma wá ń di mùsùlùmí bóò ni èyàn ṣe ma ń jẹ́ mùsùlùmí tí èyàn bá fẹ́ jẹ́ mùsùlùmí gbogbo wa náà láti mọ̀ nípa pé ẹni tó bá fẹ́ gba ìsìláàmù in tí ó pè òun náà ni kẹlimatu shahada kẹlimatu kẹlimatu shahada so kẹlimatu shahada ni ó pè ṣùgbọ́n in tí ó ṣe nílé mọ̀ ni pé èmi ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ èmi ò ní bùkátà sí kí tó ma sọ kẹlimatu shahada ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù ló ní bùkátà sí ìsìláàmù mi ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù ẹlòmí ló ní bùkátà sí ìsìláàmù mi gangan fúnra rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù tẹ́lòmí ń ṣe ló ní bùkátà sí ìsìláàmù òdodo so torí pé ìtumọ̀ àbí kẹlimatu shahada gangan òun náà ni pé ashahadu allah ilaha illallah so ẹni tó bá fẹ́ gba islam yóò ni ashahadu allah ilaha illallah wa ashahadu أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله so ashhadu an la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni pé mo jẹ́rìí sí o ní pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah wa ashhadu mo tún wá jẹ́rìí sí iná anna muhammadan ní pé muhammadu abduhu wa rasuluhu ọ̀rọ̀ yìí bó ṣe rọrùn tó láti pè bó ṣe rọrùn tó láti tú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ma fi rinlẹ̀ fọ́lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò fi rinlẹ̀ fọ́lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń pàpè mọ́ra mùsùlùmí tí sì ń sọ pé mùsùlùmí lòun tí sì sọ pé òun ti wà nínú Islam ọ̀pọ̀lọpọ̀ fi gbólóhùn yìí fọ́lọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ ọkàn wúyì ni ọ̀pọ̀lọpọ̀ ọkàn wúyì ni torí pé tíyàn bá fẹ́ fi gbólóhùn yìí rinlẹ̀ fún Ọlọ́run Ọba ó láwọn nǹkan tó bùkátà sí ó sì ní àwọn nǹkan tí ó gbọ́dọ̀ pé sára rẹ̀ pé tíyàn bá fẹ́ fi gbólóhùn yìí rinlẹ̀ nítòótọ́ sẹ́rí gbólóhùn yìí alákọ̀ọ́kọ́ ni pé èyàn gbọ́dọ̀ wí pẹ̀lú ahányàn àyàfi tó bá yẹ pé yàn ní kapá láti sọ̀rọ̀ lókù tí a bá fẹ́ jẹ́ mùsùlùmí o láti sọ̀rọ̀ lókù oye so bákan náà bíyàn bá ṣe ń wí pẹ̀lú ahọ́n àyàn ó gbọ́dọ̀ dé ọkàn àyàn ọkàn yẹn mọ̀ ó gbọ́dọ̀ gbà á ọkàn yẹn gbọ́dọ̀ tún ká sí pé à ah, mo gbà á lódodo ẹlẹ́kẹ̀ẹ́ta tún wá ní pé èèyàn gbọ́dọ̀ wá tún fi sẹ́ èèyàn gbọ́dọ̀ ti fi jàn lẹ́nu tẹ̀ pé bẹ́ẹ̀ ni o mo gbà bẹ́ẹ̀ ṣe rí bí ìkannú àwọn nǹkan yìí ìkannú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti bọ́ ó lè jẹ́ kí ìsìláàmù bọ́ o tí kan nú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí yálà ta hàn ní yálà ti ọkàn ní yálà ti sẹ́ni a ó lè jẹ́ kí islamu bọ́ mẹ́yànlá ó lè jẹ́ kí islamu kó bọ́ mẹ́yànlá ẹni bá ń wí tí ó gbà lọ́kàn lódodo ọkàn wí ni àbúkàn wí láti pé kókàn ó pé wọ́n ń fún àwọn mùsùlùmí lówó àwọn ń pínwó fún wọn òun kàn wí ni pé àbí ẹ̀wọ́n ti ẹ̀fẹ́ fi gbajúmọ̀ pé wọ́n ní káwọn èèyàn wá gbàsílámù òun náà fẹ́ gbajúmọ̀ pé ẹni tó gbàsílámù lọ bọ̀ kò dénú ọkàn rẹ̀ irú àwọn báyìí ni mọ̀náfíkí wọ irú àwọn báyìí ni mọ̀náfíkí láyé annabi sallallahu alaihi wasallam àwọn tán kàn gba ìsìláàmù pẹ̀lú ẹnu tí kò dọ́kan wọn in ọba subhanahu wa ta'ala fi júwe wọn nínú al-Qur'an ọlọ́wọ́ bá ní idha ja'aka al-munafiquna قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون sọ́lọ́ ọba ní nígbàtá mọ̀náfikí bá wá bọ̀ wọ́n ni a ti jẹ́rì a ti jẹ́rì sí islam a ti jẹ́rì pé wọ́n lùdí sí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá sọ pé à kílọ́kọ́ rẹ̀ ọlọ́ọ̀bá mọ̀ pé wọ́n lùdí sẹ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bá ń jẹ́rì pé àwọn mọ̀náfikí òpùrọ́ ni wọ́n wọ́n kàn sọ nǹkan nínú àyà mi Ọlọ́run bá ní yaquluna bi afwaihim ma laysa ma laysa fi qulubihim wọ́n sọ pẹ̀lú ẹnu wọn èyí tí ò sí ní ọkàn wọn wọ́n sọ pẹ̀lú ẹnu wọn o nǹkan tó ṣe pé kò dé ọkàn wọn ni wọ́n sọ so gbogbo eléyìí gbogbo eléyìí ó fi yé wa pé èyàn gbọ́dọ̀ ní lọ́kàn èyàn gbúdọ̀ wí jáde lẹ́nu èyàn wá gbúdọ̀ mú ṣe níṣẹ́ ṣe rí táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá wá pé lọ títí tẹ́yàn bá fi kó láyé àyíwọ̀ ẹni bẹ́ẹ̀ là ń pè mùsùlùmí tó bá pé lọ bóòlù yẹn ṣe wá máa mú ṣe níṣẹ́ àti mọ̀ bẹ́yàn ṣe máa wí láhán àti mọ̀ pé èyàn gbúdọ̀ gbà lọ́kàn bóòlù yẹn ṣe mú ṣe níṣẹ́ èyí tí ó wà gbé wa lọ síbi pé kí láwọn orígun Islam nìyẹn kí ni àwọn orígun islam àwọn nǹkan tó ṣe pé tó bá ti wó báyìí ah Islamu wó Islamu wó lára ẹni hun so kí láwọn nǹkan yìí anábi sallallahu alaihi wasallam ó ti sàlàyé fún wa òun ni pé àwọn òpó islam márùn ni wọ́n àwọn òpó islam òun lámọ̀ sí arkanul islam márùn ni àwọn òpó islam àwọn gbogbo wa náà la sì mọ̀ tó mọ̀ òpó òpó ní nǹkan tó mú nǹkan dúó òpó tó jẹ́ kí nǹkan dúó tí ò jẹ́ kí nǹkan wó so àwọn òpó yìí òun náà lálá ọkọ́ ta ti sọ fún wa pé ṣahádátù allá ilaha illallah kíyàn jẹ́rìí sí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba àti pé kíyàn jẹ́rìí pé ànábì o òjíṣẹ́ Ọlọ́run Ọba irú Ọlọ́run Ọba ni kíyàn jẹ́rìí sí tí a bá aláọkọ́ ní tí méjèèjì kọ́kọ́ kó sínú nìyẹn òpó ẹ̀sìn alákọ̀ọ́kọ́ náà ni ṣàhádà ìjẹ́rìí ìjẹ́rìí là ń pè ní ṣàhádà ìjẹ́rìí sí pé àà tí èyàn bá wá fẹ́ jẹ́rìí tí èyàn bá fẹ́ jẹ́rìí èyàn máa ń jẹ́rìí pẹ̀lú ahán pẹ̀lú ọkàn pẹ̀lú iṣẹ́ ni lẹ́yìn náà òjíṣẹ́ Ọlọ́run bá wá sálàyé àwọn iṣẹ́ tá ma fi jẹ́rìí sí wa iqamati ssalah òun náà ni pé ká máa fi rúnrin lẹ̀ ká ma gbénudó ká ma fi irun ká ma fi rinlẹ̀ ká ma gbé idó ká ma gbénudó ká ma fi irun rinlẹ̀ wa ìta ìzàká ẹlẹ́ẹ̀kẹta òní pé ká ma yọ zàká wa sọ́wọ́mi ramadan ká ma gbàwẹ́nu ramadan wa hajji ilbait àti ká ma ṣe hajj lọ sí ilé ọlọ́wọ́ ba ṣe láwọn márààrún yìí ṣàhádà ta ti kọ́kọ́ sára yìí wa pé yàn fi ń di mùsùlùmí ìmá ìmá yọ zaka ìmá gbàwẹ̀ nínú oṣù ramdana àti ìmá lọ sí hajj ìmá ṣe hajj lọ sí ilé Ọlọ́run Ọba àwọn márààrún yìí lòpó ẹ̀sìn Islam àwọn márààrún yìí lòpó ẹ̀sìn Islam so in ta ma tí wọ́n mọ Islam lé lórí nìyẹn so kíyàn fi kíyàn ma kírun so kíyàn ma yọ zaka kíyàn ma gbàwẹ̀ kí a sì máa lọ sí hajj so tá bá wá rí mùsùlùmí ẹni tí ń pẹ̀rẹ̀ mùsùlùmí tó wá ń sọ pé òun ò fi sẹ́rinlẹ̀ òun ò jẹ́rìí sí islam pẹ̀lú sẹ́ òun èkírun òun ègbàwẹ̀ ṣùgbọ́n ìgbàtẹ́ wá rúkọ yíwá rí pé à ó dà pé sa'idi ní jẹ́ ó dà pé ali ní jẹ́ ó dà pé muhammadu ní jẹ́ kò wá síṣẹ́ kankan tí ń ṣe nínú iṣẹ́ islam irú ẹni bẹ́ẹ̀ islam lè ti bọ́mọ láwọ̀ irú ẹni bẹ́ẹ̀ islam ti kó lára rẹ̀ kò jọ́sìn fọ́lọ́wọ́ ọba kò fi ìjẹ́rì tó lóhun jẹ́rì kò fi iṣẹ́ kó fi jẹ́rì irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́rì lódodo kò tí ìjẹ́rì ọ ìjẹ́rì rẹ̀ ó yìí ní bùkátà sí ìjẹ́rì mi òun náà ni pé kó fi ìjẹ́rìí iṣẹ́ kó fi rinlẹ̀ so kó fi ìjẹ́rìí iṣẹ́ kó fi rinlẹ̀ so àwọn nǹkan yìí àwọn ni arkanul islam àwọn òpó ẹ̀sìn islam àwọn òpó inú ẹ̀sìn islam so kí wá ní àwọn òpó yìí àti bóò ni èyàn ó ṣe máa ṣe ìkọ̀kan nù wọn so gbogbo ẹ̀ náà lálàyé ti wà ń pa rẹ̀ nípa pé ká máa fi rún rinlẹ̀ àwọn àrùn tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó ṣe lọ́ranyàn lórí wa márùn-ún náà àwọn kan bẹ lóru àwọn kan bẹ ní ọ̀sán so ìrun méjì láàárọ̀ tá a mọ̀ sí ìrun àsùbá nígbàtí alifajari bá yọ ìrun mẹ́rin nígbàtí oòrùn bá ti yẹ kó látàrí wọn la sí zuri ìrun mẹ́rin ní àsìkò asiri nígbàtí bòjí èèyàn tó bá ti ṣe déédé èèyàn gẹ́gẹ́ bákanáà ìrun mẹ́ta nígbà tóòrùn bá wọ̀ àti ìrun mẹ́rin ní alẹ́ ìṣá so a ní sóbáhì ta túnmà sí fajiri ìrun fajiri bákanáà zuri zúrì asr asri maghrib magharibi ìṣá àti ìṣáyì so àwọn márùn-ún yìí àwọn ni àwọn ìrun tó yí pé èyàn gbọ́dọ̀ máa kí ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí o lẹ́ni tó bá fẹ́ pàdé Ọlọ́run ọba ní mùsùlùmí so lẹ́ni tó bá fẹ́ pàdé Ọlọ́run ọba mú ní mùsùlùmí ẹni tó bá sì ti gbérun jù sílẹ̀ ó ti gbé ìsìláàmù jù sílẹ̀ náà nìyẹn so bákan náà tí èyàn bá tún wá fẹ́ lékún láwọn náfílà náfílà oríṣiríṣi ló wà lópin ìgbà tó bá táà ti ṣe pé ó bá mú ó sì tọ́ kíkàn ṣe pé kéèyàn kan jòkó kó sì máa hun náfílà fúnra rẹ̀ orísìírísìí náfílà làwọn èèyàn hun fúnra wọn orísìírísìí náfílà làwọn èèyàn sì gbọ́lá fún sultan nabi ò sì kò ní kankan ṣe pẹ̀lú rẹ̀ so yí tó sì burú jáì ní pé kíyàn láàgùn láàgùn láàgùn láàgùn lórí sẹ́kan kánàbí wà lóhun ò má lójọ́ gbéǹdè à ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ dànù irú ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ dànù ó dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ẹni tán gbà ṣiṣẹ́ ni ìwọ́n ń dá fúnra ẹ̀ náà ní ń dáṣẹ́ ara rà sí ń dáṣẹ́ sí ń dáṣẹ́ sí ìgbà tí ó gbéṣẹ́ lọ lọ́dọ̀ ọ̀gá ọ̀gá ní mi ò bí yìí ọ̀gá dánú pé iṣẹ́ yìí ò bá iṣẹ́ ta gbé fún ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì rí obìnrin bá ń ṣe ń tán Nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ sí nínú gbogbo èyíkéyìí ìbádà ààwẹ̀ ní ìrun ní kódà nú hajji ní èyàn ó dòóde òjíṣẹ́ tó ẹjá máa ṣe lókù báwọn bójí sí ọlọ́wọ́n bó bá ti wí ẹ má ṣe é oríṣiríṣi náfílà náà máa yíyàn fẹ́lò míì náfílà kan ṣùgbọ́n kí ẹ̀ bá ti tó bá ti rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n bá pé èyàn lè máa yàn àbáwọn àsìkò tó yí pé náfílà èyàn lè máa yàn lọ kò sí ìdánidó fún gẹ́gẹ́ bí òru gẹ́gẹ́ bí òru ma yan náfílà lọ iye tó bá wù ọ́ o bá bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ṣáì títí di àsùbá ìwọ ló mọ̀ àdìpẹ̀lẹ̀ ẹ̀san rẹ ọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ló wà so bákanáà yíyọ zaka yíyọ zaka ó ti lódi wọn ó ti lé eye táyọ nínú àdúkìyàwó ó sì léye tí dúkìyàwó gbọ́dọ̀ dé ká lè yọ zaka wọn lámà sí ní sọ́ọ̀bù nìsọ́ọ̀bù owó yẹn gbọ́dọ̀ pé nìsọ́ọ̀bù pé owó yẹn ó gbọ́dọ̀ pé nìsọ́ọ̀bù pé àà ah, ó gbọ́dọ̀ pé nìsọ́ọ̀bù báyìí èyí báyìí oríṣiríṣi wọ́n máa tẹ̀ kí sínú kàlẹ́ndà pé àà ah, nìsọ́ọ̀bù wọ́n ti sírò rẹ̀ so téèyàn bá ti mọ̀ pé ah, ìyá ìyálájé lòun èyí tóun sì ń pa òun ń pawó kọ́ àìmọye lé òun àìmọye ọkọ̀ ó yẹ kóun yọ zaka yọ torí pé òjíṣẹ́ Ọlọ́run ọba sọ ìjìyà tí ó jẹ àwọn tí ó yọ zaka lójú ọgbẹ́ǹde pé owó wọn yẹn Ọlọ́run ọba ó sọ di ejò lójú ọgbẹ́ǹde ni fẹ́ rí gbogbo ohun tí wọ́n ti àkọ́kọ́ yọ zaka rẹ̀ wọ́n kọ́kọ́ rú sẹ́yìn lójú ọgbẹ́ǹde níwájú Ọlọ́run ọba báyìí wọ́n rú àwọn òrù tẹ́yìn ó máa ro wọ́n tẹ́yìn ó máa sẹ́ so yàtọ̀ sí yẹn Ọlọ́run ọba tún wá sọ gbogbo nǹkan tí wọ́n tí wọ́n yọ zaka lára rẹ̀ yẹn Ọlọ́run ọba wá sọ di ejò yóò máa wá sán wọn jẹ báyìí nù náà ìjìyà ẹni tí ó bá yọ zakanu ìjìyà tọ́lọ́wọ́ bọ́ fi jẹ ẹni tí ó bá yọ zakanu so tí owó èyàn tó bá ti pé ní sọ́ọ̀bù ló tó dọ̀ràn èyàn ṣùgbọ́n sí èyàn lè yọ síwájú kó tó pé bẹ́ẹ̀ ni èyàn lè yọ èyàn lè mọ́ gba ìjí ń gbà ní sálárì wọn bá kó sọ pé mo fẹ́ mọ́ ìfẹ́ dolówó kí n tó máa yọ mo fẹ́ pàdé Ọlọ́run pẹ̀lú àwọn mo tún fẹ́ gbà èmi náà fẹ́ nípin nínú àwọn ládà àwọn olówó níwájú Ọlọ́run ọba ni aláwọn tó máa ń ṣe báyìí dáadáa kò dìgbà tó bá tó pé ṣùgbọ́n ah, ìgbà tó tó sọ́dọ̀ ọ̀ràn èèyàn òní tó bá pé ní sọ́ọ̀bù ìgbà tó tó sọ́dọ̀ ọ̀ràn èèyàn kí wá sì lè yán yọ kí Ọlọ́run bá fẹ́ yí kéèyàn yọ so kí ni Ọlọ́run bá fẹ́ yí kéèyàn yọ ìpín kan nínú ogójì nìkan náà ni ìpín kan nínú ogójì 1 over forty, ìkan náà lè yán yọnu zaka so ìpín kan nínú ogójì so 1 over forty, lè yíò yọ nínú zakat tó bá jẹ́ in tó ní ṣe pẹ̀lú owó nìyẹn tó bá yí pé in tó ní ṣe pẹ̀lú owó tó bá yí pé in tó ní ṣe pẹ̀lú èrè oko ní ẹni tí tó ti pé èrè oko gangan fún ara rẹ̀ ló gbìn ó ti ní bí ó ṣe yọ tó bá yí pé ẹni tí tó yí pé àwọn nǹkan ọ̀sìn lòun lòun nílé lókòwò ní ó ti ní bí ó ṣe yọ so gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lèyìn ó bẹni tó nímọ̀ pé ah báyìí báyìí báyìí ẹni tó ṣe é fọkàn tán ẹni tó ṣe é fọkàn tán kìí ṣẹni tí ó tàyàn torí kẹ́ ẹ máa ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àfáàmì ní lọ hajj lọ́dọ̀ lúfà ní àfá ní olówó rẹ̀ làlájì rẹ̀ ń lọ sí hajj lọ́dọọdún kò sì sàráyè zakari fàlájì so ọdọọdún làlájí iná lọ hajji yóò tún kó wọn alájí yóò tún kó wọn àtọ̀rẹ́ rẹ̀ wọ́n tún rán wọn lọ sí hajji kò sàlàyé zakari fàlájí pé alájí yóò yẹ kẹ́ mọ́ yọ zakao ẹti tọ́ ẹti wọ ní sọ́ọ̀bù kò sàlàyé rẹ̀ torí tí ó jẹ ṣùgbọ́n gbogbo ilé kò yẹ kó díyàn lọ́wọ́ ẹni tóhun náà mọ̀ tóhun náà jẹ́ mùsùlùmí tóhun náà ti gbọ́ ní sí máa pé àtọ́ ó yẹ kóhun yọ zakao kó yọ ọ́ so ayọ́ zaka àwọn yàtọ̀ sí pé yíò tún yọ zaka àwọn aláìní ò tún gbánú ẹ̀tọ́ wọn lójú ọgbẹ́ndé o torí ẹ̀tọ́ wọn ní kí o ṣe wọ́n lóore zaka yìí ṣe pé ẹ̀tọ́ ẹ̀tọ́ aláìní nínú owó rẹ̀ ibá nàbí ìṣẹ́júwe rẹ̀ nìyẹn so bọ́lá ọba gan ṣe sọ́nú al so ẹ̀tọ́ àwọn aláìní ni so kíyàn yọ o bẹ́yàn bá wá yọ zakata àti bẹ́yàn zaka yọ ìmá fáwọn aláìní yálà ẹni tó ń bèèrè ní abẹ́ni tí ò bèèrè nínú léyìí tí è sọ̀rọ̀ àyàn in ti fẹ́ púpọ̀ ni islam ẹ̀sìn ọrẹ ni ẹ̀sìn ọrẹ ẹ̀sìn ọrẹ kìí ṣẹ̀sìn tó ti pàfà nìkan ló máa ń lówó nù rẹ̀ kí páítà nìkan ni ó wà lódolówó ara ò islam ẹ̀sìn ọrẹ ni kíyàn fún àwọn èèyàn ẹni tó bèèrè àtẹni tí ò bèèrè ẹni tó bèèrè àtẹni tí ò bèèrè ẹni tí yàn rí pé ah, ó ní bùkátà sí kò ní bèèrè ni kò ní béèrè so bákan náà inú àwọn tí èyàn máa fi ń súnmọ́ Ọlọ́run Ọba ni náfílà wà lélẹ̀ eléyìí sọ̀rọ̀ yẹn bákan náà kíyàn gbáwẹ̀ nínú oṣù ramdana so kíyàn gbáwẹ̀ nínú oṣù ramadan so lára àwọn nǹkan tí ó jẹ́ òpómúlérò ẹ̀sìn ni lára àwọn nǹkan tó jẹ́ òpómúlérò ẹ̀sìn Islam ni kíyàn gbáwẹ̀ nínú oṣù ramadan in tẹ́ fi rí pé gbogbo mùsùlùmí tó mọ̀ pé mùsùlùmí lòun ò tóun sì fẹ́ jẹ́ mùsùlùmí wájú Ọlọ́run Ọba wọn mọ̀ gbàgbé kódà ẹni tí èkírun ẹni tí èkírun òun náà mọ̀ wò pé àà ah, wọn ò gbọ́dọ̀ róhun ta bọ̀ sẹ́wọ̀n pé ẹni tí ò kírun kò ní ìsìláàmù náà tẹ́lẹ̀ so yínkà ń fàwẹ̀ sófò yínkà ń para ẹ̀ lébi ni ẹni tí èkírun ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ń pàpẹ̀ mọ́ra islam kò ní kírun ìdí ọjà ni ó wà látàárọ̀ lálẹ́ kò ní dìde lásìkò oorun so kò mọ́ tọlọ́run fún tọlọ́run so irú inú àwẹ̀ náà èyàn ó gba àwẹ̀ èyàn ní jẹun èyàn ní mú èyàn ní ṣe ìbálòpọ̀ àti gbogbo àwọn nǹkan tí ó àwẹ̀ kó sínú látìgbà tí alfajari bá ti yọ títí tí ó fi wọ̀ bákan náà lára àwọn nǹkan tí ó jẹ́ orígun Islam àti òpómúléró fún Islam onáà ni ṣíṣe hajji kí ẹ ṣíṣe hajji tó bá lágbára fẹ́ni tó bá lágbára nítorí ẹ̀sìn Islam ẹ̀sìn ọ̀rọ̀run ní in tó ní kápá Ọlọ́run bó ní mọ́ tipátipá tó bá yẹ bó ní kápá tó tọ́ ni o tí yíò bá ní kápá tó tọ́ ni o tí ò ní kápá tó tọ́ pé kò ní kápá rẹ̀ ni àmẹ́lòmí ní kápá ilé ló fẹ́ fi kọ́ ó ti nílé kan bọ̀ ó tún wò pé mo wà máa yóò mọ̀ lọ hajj lára yóò mọ̀ lọ hajj lára ẹlòmí gan mọ̀ ẹlòmí gan mọ̀ pé hajj dọ́nà yẹn ó ṣẹlẹ̀ nígbà kan pé ní masalasi kan wà tí a ti ma ń sàlàyé gbogbo àwọn kaba ìfáwọn èèyàn náà ni so wọ́n wá sàlàyé fẹ́ nìyẹn pé à pé hajj o pé àbíyàn bá ti ṣe olóhun òun mọ̀ pé hajj ọ̀ràn yẹn ni bọ̀tọ̀ wọ́n máa ń wò pé tó bá ti ọ̀rọ̀ yẹn lọ́rùn náà ni kíyàn lọ à ó lọ́ràn yẹn ni ó tó wá ní tó bá ti ọ̀rọ̀ yẹn lọ́rùn so wọ́n sàlàyé fún pé à ọ̀ràn yẹn ni o ó sì tewójọ ó sì tewójọ pé ah òun fẹ́ parí plan ilé òun tẹ́lẹ̀ ni ṣùgbọ́n gbà tóhun ti wá gbọ́ pé ọ̀ràn yẹn ni hajji báyìí fẹ́ni tó bá ti lówó rẹ̀ so wá tẹjọ ó sì lọ ó wá ìgbà tó wá dé ọlọ́run bá tó wá bùn kún lọ́pọ̀lọpọ̀ arziki gan tó gan náà fi ń dúpẹ́ pé ah òun sì lọ lásìkò tó lọ yìí so nítorí náà hajji ọ̀ràn yẹn náà ni ọ̀ràn yẹn ni kíyàn lọ sí hajji kíyàn lọ bẹ̀lẹ̀ Ọlọ́run ọba wò ilé tà nábi Ibrahim tó jẹ́ mùsùlùmí tà ti sàlàyé fún wa pé mùsùlùmí ni o anábi Ibrahim èé e ṣe lẹ́sìn mẹ́ta o bàbá gbogbo ẹ̀sìn anábi Ibrahim èé e ṣe bàbá wọn o ma kana Ibrahim e o Ah, ànábí ah, Ibrahim bá bá gbogbo ẹ̀sìn ara o ẹ má bá wọn sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ má so àwọn nǹkan tí wọ́n ń pè ní Islam ní tí a fi ń jẹ́ mùsùlùmí ni ṣe wá rí ìjẹ́ mùsùlùmí sí bíbà yìí ò tán àwọn nǹkan kan wà tọ́lọ́wọ́ bá fẹ́ ká gbàgbọ́ nú rẹ̀ àwọn nǹkan kan wà tó ṣe pàtàkì tó yẹ ká gbàgbọ́ nú rẹ̀ òun ni imani òun la mọ̀ sí gẹ́gẹ́ bí imani so àwọn àwọn òpómúlérú ìmánì yìí àwọn orígun ìmánì yìí ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ jẹ́ mùsùlùmí òdodo tí è se mùsùlùmí olókọ lásán tó fẹ́ wà normal jẹ́nà lójọ́ ọgbẹ́ ní pẹ́tọ̀ àwọn náà ṣe mùsùlùmí láyé kò ní dá láyé kí yà jẹ́yàn láyé kó tún wá lọ jẹyà lálìkè yàmà èyàn èyàn jẹyà jẹyà jẹyà títí láyé yìí náà èyàn èyàn lálàsé torí ọmọ ni torí kíní ni kó tún wá di pé lálkìyàmọ̀ náà inú náà lọ́lọ́wọ́ bó jùyàn sí kọ́lọ̀ mọ́ sí pìyàn ní báyìí tí wọ́n bá fẹ́ kí pìyàn kó jẹ́ báyìí sẹ́rí àwọn èèyàn pọ̀ láwùjọ wa gan kó ti pé àwọn òpó ìmánì yìí làwọn wá láti wá wò bẹ́ẹ̀ sì déwájú Ọlọ́run bá tẹ́ kábàámọ̀ in táwọn wá ṣe láyé nù láwà ní àbú ní ṣètọ́nì ó sì dọ́dọ̀ yín ṣètọ́nì ò lè dọ́dọ̀ yín látọ̀dọ̀ pásítọ̀ sẹ́rò pé pásítọ̀ ní ṣètọ́nì ó rán sí yín ni àfáàyín àfáàyín tó jókòó síwájú yín náà ní ọlọ́yìn ṣètọ́nì ó rán sí yín òun náà ní ṣètọ́nì ó fẹ́ lò so ìdí àfi gbọ́dọ̀ sọ́ra nù kí a gbàgbọ́ nú gbogbo àwọn kinní yìí kí a má ma ẹlòmí ẹlòmí iṣẹ́ tọ́lọ́wọ́n defend àfáà sí dandan ní kó dìfẹ́ndì àfá rẹ̀ pé ẹn àfá kìíní ah ṣéèkì kìíní kan ẹn bàbá kìíní kan sí dandan ní kó dìfẹ́ndì wọn sí bẹ́sìn tọ́lọ́wọ́ bá rán wọn ni kó sí ibi tẹ́lù míì tí ń ṣe gbogbo nǹkan báyìí ni òun náà ti ń ba imani jẹ́ mara rẹ̀ lára bọ́ tó bá dún ní mọ́ pé àwó kólà ò bá mọ́ pọ́ táfà wá ń sọ sọkúsọ ń gbà mí ó sàmọ̀ pé tọ̀ ti ní ta bá dúó báyìí wọ́n ti wọ́n sì ní tàbá kú lórí ilé ìyàwó aljanna ẹ jẹ́ hadithi kan wá fún wa alákùnrin kan wá bá òjíṣẹ́ Ọlọ́run bá hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni o hadithi tó wà nínú Bukhari àti Muslim ó wá nínú àwọn ará oko ni ẹ sì mọ̀ pé ìṣesí oko yàtọ̀ sí ìṣesí inú ìlú ìgbà tóhun dé ó ní Muhammadu ẹ̀sìn tó ló mú wá látọ̀dọ̀ Ọlọ́run bá wọn ó yá máa kàálẹ̀ fún mi ó ní ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ẹni pẹ̀lẹ́ ẹni ẹni tó ṣe pé ra'ufur rahim lọ́lọ́wọ́ bá pè wọ́n bẹ̀rẹ̀ sí sálàyé pé a pé kó jẹ́rìí sí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àfẹ́ ọlọ́wọ́ bá kó gbà mí ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá àdísì tí ń bẹ́nu Bukhari àti Muslim nílé yìí oní sí nǹkan mí tún wà oní bẹ́ẹ̀ ni kó má yọ zaka oní sí nǹkan mí tún wà oní bẹ́ẹ̀ ni kó má gbàwẹ̀ oní sí nǹkan mí tún wà oní kó má ṣe hajj nínú àwọn míì Ànábì ò tí fi hajj kún so ó wá sọ bẹ́ẹ̀ ó wá alákùnrin okùn wá búra pé sọ sórí Muhammadu ìní lékún lórí tó sọ ìbẹ́sì ni ní díkù ẹwọ ẹwọ ẹwọ arákùnrin yìí tẹ́ ẹwọ pé yìí tẹ́lòmí fi kó bá rẹ̀ pé òun ti lékún gan so àsàlátò oríṣiríṣi tọ́lọ̀wọ̀n bò bẹ́ lòun ti fi kún kún àwọn òun orí tọ́lọ̀wọ̀n bò bẹ́ àwọn náfílà àwọn àwẹ̀ àwọn àwẹ̀ àwẹ̀ kí mùsùlùmí náà tún máa bá wọn gba àwẹ̀ funfun àwẹ̀ funfun àwẹ̀ pupa oríṣiríṣi ìran àwẹ̀ tó ó dẹ́lò mí pé tọ́ àwọn eléyìí o omi gbóná nìkan ló mọ̀ mú àti oríṣiríṣi oríṣiríṣi nǹkan so olóhun ò ní lékún lórí ẹ̀ alákùnrin yìí sọ bẹ́ẹ̀ olóhun ò sì ní díkù ẹlòmíì ti díkù inú nǹkan tó yẹ kó gbàgbọ́ nú rẹ̀ téèyàn fi ń jẹ́ mùsùlùmí ẹlòmíì ti yọ́kù èyí tó yẹ kó gbàgbọ́ nú rẹ̀ tí àwọn òpó ìmánì àwọn orígun ìmánì làwọn ẹlòmíì ń bàjẹ́ láwùjọ ní pé ẹ má gbàgbé pé ìgbéǹde ń bẹ kò sí gbéǹde orísìírísìí orísìírísìí nígbà tá bá débẹ̀ tá ma yìnrànà rẹ̀ so nígbà tó wá wí gbólóhùn báyìí anábi wá ní àà hmm, ẹni tó bá wù kó wọ ọmọ aljanna kó rí ìkanú àwọn aljanna arákùnrin yìí ni o nínú bomi anábi ní à ó ti jèrè tó bá yẹ pó dodo ló ń sọ ẹwùn kan báhùn so kí á ló kàn wọ pẹ̀lú bàbá kan àbí àfá kan sí eh ṣe bí wọ́n ṣe jèrè bùkọ́ ló yẹ kó mọ́ ẹlé kí ló kàn pẹ̀lú bàbá kíní ah, ẹwà ní ẹwà àwọn bàbá wọn ẹwà ní kíníkà kíníkà kí ló kàn wọ́ ṣe Islam ti ẹ̀kọ́ ṣe bàbá kíní kí ló kàn pẹ̀lú bàbá kíní lọ́jọ́ gbéǹde bọ̀tẹ́lò mí iṣẹ́ tí wọn èyí tí ó kàn ní ó mọ̀ràn tó wùn gangan fúnra rẹ̀ tí ó fi wá ba Islam ti ẹ̀jẹ́ kí ló kàn pẹ̀lú àfáà kíní ah wọn aláfáà godi àbí àfáà àfáà kíní kan wọ́n ní bàbá kìíní kan ò sí dá wọ́n ní àwọn eh, ní bàbá kìíní wọ́n kàn bẹnu àtẹ́lù wọ́n bú bàbá kìíní kí ló kàn ìwọ kí ló kàn wọ́n pẹ̀lú bàbá kìíní ṣe bàtà tálákùnrin wa bá nàbí ṣe in tó ń senu ó ní ànábí wọ́n bú bàbá kìíní ṣe in tó ń sọ fún ànábí nù ṣe bí bóhun ó ṣe là ló jẹ́ lógún bí ó ṣe là pé bàbá kìíní ló jẹ̀wọ́ lógún bàbá àwọn àwọn oníṣòkòtò pépèpé hun wọ́n ní bàbá kìíní wọ́n ní kìíní ìtẹ́lòmí ìran kánù ìtẹ́lòmí ìran ká tí ó sì ìtẹ́lòmí òun náà bá ọlọ́run gẹnu tó bá déwájú ọlọ́run so but ìdúnwájú ọlọ́run bá lágbára jù bẹ́ẹ̀ lọ so tó wáyé pé ìtẹ́yàn àwọn orígun Islam ni àwọn èyí ni kíyàn dì mú kí ló kàn ọ́ pẹ̀lú ta lágbàjá ẹjìn káyà kan fún wa nínú Qur'an Ọlọ́run bá ní sọ̀rọ̀ yìí Ọlọ́run bá ní tilka ummatun qad khalat àwọn al'umma yìí ni wọ́n ti lọ bàbá lágbàjá tó ń sọ̀rọ̀ ń pa bàbá lágbàjá tó sọ pé ní yìí náà ń bú wọ́n ti lọ laha kasabat yóò mọ̀ bẹ fún wọn in táwọn ṣiṣẹ́ rẹ̀ walakum ma kasabitum in tọ́lọ́wọ́ bá wí nìyẹn yóò sì máa bẹ fẹ́yìn tẹ́yìn ṣe ọlọ́run ni wala tus'alunna amma kanu yaf'alun àwa ní bí kíni bò ní wọ́n ṣe ẹni tí wọ́n ní bí ọlọ́fẹ́ para rẹ̀ lórí àfá alágbájá tó sáyé bó ṣe wù tí wọ́n ní bí wọ́n dàmà rẹ̀ lórí ìsìláàmù ti ẹ gangan ò tí ni ìtàn pè ní islamu ni ní ìyọ̀nlọ́ ọ̀rọ̀ ọba níbi àlàyé tó ti ń síwájú átùmọ̀ sàlàyé kí láwọn nǹkan míì náà tó tún ní ṣe pẹ̀lú gbólóhùn ìjẹ́rìí torí láti lọ láti sàlàyé àwọn orígun àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú sẹ́tẹ̀yìn وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا رسول الله سبولون يجري بوني a yóò ṣe rinlẹ̀ gangan bí òní yóò ṣe fi rinlẹ̀ ní pàápàá tí èsì pé yíò kàn mọ́ jẹ́ mùsùlùmí ló kọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó tò sí wá sáfù mùsùlùmí láyé wàláì sáfù àwọn ẹlẹ́bọ ni ó ti bára rẹ̀ lálkìyàmà ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí pé sáfù àwọn mùsùlùmí yóò mọ̀ tòsí láyé ṣùgbọ́n tó bá dójú ọgbọ́n ìdè Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nǹkan báyìí fún wa náà pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ ah ìyá alágbájá ah bàbá alágbájá tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ o ọ̀kọ́lọ́run bá kó má jẹ́ ká fi sẹ́wà sófó kò sí tó kàn pẹ̀lú afọ islamu ti yan òun kí ẹ̀ mójútó so bó o lè yíó ṣe là níwájú ọlọ́run ọba mọ́ dábòbò babalágbáyá sí tí islamu tí ó fi wá ara rẹ̀ kí ló kọ́ bí wo ṣe là ní kó mójútó bá fà gaba gaba tó bá ní pé àfà ìwàlá rẹ̀ pọ̀ kò jí ọlọ́run lọ ó kàn ni ìwọ́wà mọ́ àwọn nǹkan tó àwọn ẹ̀kọ́ tó wá ń kọ́ńpa islamu ìwọ́wà mọ́ múlò ó mọ́ múlò ó mọ́ múlò ó mọ́ múlò bó ṣe là wájú ọlọ́run ọba nìyẹn bọ́ ó wá gbé lá bàbá lágbájá sórí bíbà pé ìwọ gangan ni ìwọ gangan bàbá lágbájá torí ẹ̀kú ah, kíyàn àbáfà lágbájá torí ẹ̀kú nígbàtí yìí ṣe pé Islam ẹ̀sìn bíbọ àfáà ni ẹ̀sìn Islam yìí ṣẹ̀sìn bíbọ àfáà náà ẹ̀sìn bíbọ Ọlọ́run ọba nìkan ṣoṣo ni ẹ̀sìn bíbọ Ọlọ́run ọba nìkan ṣoṣo ni kọ́lọ̀ọ̀bá kó ṣe wá lẹ́ni tí ó lè mọ́ jọ́sí fún nìkan ṣoṣo هذا والله عالم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك